الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أرجو الله سبحانه وتعالى أترى لكم كي أتجفوا النبي محمد صلى الله عليه وسلم سورة تياشلين جوكتو كجا ونن سورة المسد تي أدشالي أما مسائل díẹ̀díẹ̀ tó ní ṣe pẹ̀lú suratul masad ta ní ìrìnwà létí súrọ̀ yìí ta ní ó sọ sábàbù ànùzúlù rẹ̀ fún wa kí ni dí tí Ọlọ́run bá fi sọ súrọ̀ yìí kalẹ̀ náà ní tàbí sọ́rọ̀ yóò náwó nǹkan ní kíláàsì tó kọjá nìyẹn o kí ni náà ẹ sókè dáadáa نعم تبأ لك تبا لك okay kí ló ń kọ Abu Lahab tani ó sọ̀kọ̀ Abu Lahab fún wa ó kọ rẹ̀ gẹ́gẹ́ talibẹ́sọ̀ oya Abdul Izza bin Abdul Muttalib kí ni kúnyà rẹ̀ Abu Utba kí ló kọ ìyàwó rẹ̀ ha awọ́ akọ̀ arwa àbí àbí àwọ̀rọ̀kọ́ àwọ̀rọ̀kọ́ àlàwòrọ̀ òwò arwa bin harb bin bint harb bin umayya tálẹ̀gbọ́n rẹ̀ abu sufyan kí lókà abu sufyan sakhru sakhru bin umayya sakhru bin harb bin umayya ṣe báyẹn ìtumọ̀ ní pé Ummu Jamili yóò máa jẹ́ áùntì fúnta ní Muawiya so áùntì Muawiya ni ṣe báyẹn rí naam tayyib ta ni ya Muawiya Hind bint Utba Utba bin Rabi'a so ọmọ rẹ̀ ni Abu Sufyan ni wọ́n fẹ́ so tó ń ti pé family náà ni gbogbo wọn náà báyẹn náà ṣe yẹn báyẹn àbí náà so al-muhim adẹ̀mọ́ àǹfàní wọ́n nínú súrọ̀ ya ṣàkà ọ̀rọ̀ nínú Ibn Kathir rahimahullahu ta'ala na'am ibi súrọ̀ tó wákù ní súrọ̀tún nasiri súrọ̀tún annasiri so súrọ̀tún nasiri oni idha jaa nasrullahi wal fath ẹ bá mú ibn kathir wá kin fún fáídà díẹ̀ me idha jaa ibn kathir nasrullahi wal fath wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwaja fasabbih bihamdi No. nínú àwọn kẹtù ọmọ ń sọ nípa súrọ̀ yìí ó dẹ̀ rí pé madaniya ni ni kí ni suratul masad súrọ̀ wo ni makiyya eléyìí ńkọ́ madaniyya nínú àwọn kan tí ibn kathir mọ́ bí ni pé wọ́n ní kọ̀dítà kọ́dàmà annaha ta'dilu rubu al-qur'an wọ́n láti sọ síwájú pé idha ja'a wọ́n dẹ̀ mú wọ́n tún wá mú ọ̀rọ̀ kan wọ́n ni wa qala an-Nasa'i akhbarana Muhammad bin Ismail bin Ibrahim qala akhbarana Ja'far an Abil Umays ha wa akhbarana Muhammad ha yẹ tahwili na malufin bi musala al-hadith wọ́n tún fẹ́ mú isnad mi ni àwọn mú isnad wá pé akhbarana Muhammad bin Sulaiman qala haddathana Ja'far bin Aun qala haddathana Abul Umays عن عبد المجيد بن سهيل عن عبيد الله بن عبد الله بن عتبة عبيد الله بن عبد الله بن عتبة قال قال لي ابن عباس رضي الله عنهما يا ابن عتبة أتعلم آخر سورة من القرآن نزلت أنا بيقول له ابن عباس بشو ما سورة بني ابن, ابن عباس sọ fún wọn yí pé wọ́n sọ fún Ubaydullah bin abdullah bin utba ipe so mo suro tó sọ̀ kalẹ̀ gbẹ̀yìn nínú qur'an ìwọ ma utba ó ní na'am bẹ́ẹ̀ ni ó wá ní idha jaa nasrullahi wal fathu qal ibn abbas ló sọ pé sadaqt sadaqt òdodo ni ó sọ sunan an-nasa'i ina ńbẹ nínú sahih muslim hadithi ńbẹ nínú sunan an-nasa'i bákan náà ńbẹ nínú sahih muslim naam so eléyìí jẹ́ fáídà ẹlẹ́ẹ̀kejì fáídà àkọ́kọ́ ni pé madaniya ni ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta gan ni ẹlẹ́ẹ̀kejì ni pé ta'dilu ruba al-Qur'an súrọ̀ ìṣe dédé ìdá mẹ́rin tàbá pé Qur'an sí mẹ́rin ẹ́ ṣe ìbáyìn àrí fàídà mi tún wà ní Ibn Kathir bí pé unzilat hadhihi as-sura idha jaa nasrullahi wal fathu ala rasulillahi sallallahu alaihi wasallam awsati ayyami tashriq àwọn náà pè ní ayyamu tashriq ayyamu tashriq òun ni ẹ pé 11th of shawwal no 10th of shawwal lọ́dún léyá 10 shawwal àbí 11th ọdún afan eh, no ọdún léyá is first of shawwal ọyẹ báyìí àbí ọdún àwẹ̀ afan ó ti dáàbù ọdún àwẹ̀ first of shawwal so shawwal dùlùkọ́ẹ̀dá dùlùhijjá nítorí oṣù méjì àti 10 days kọ́yìn àbí àbí depending so tí wẹ́ ní pé ọjọ́ kèèló ọjọ́ kẹwàá dùlùhijjá ni ọdún máa ń jẹ́ àràfà máa ń kẹsàn-án dùlùhijjá sẹ́tẹ́ bá ti wá sọdún tán 11th 12th 13th onípe ni àyàmú àtẹ̀ṣìríkù so wá rí àyàmú tẹ̀ṣìríkù náà ọjọ́ ọdún tún ni wípé ọdún àwẹ̀ ọjọ́ kan náà ni first of Shawwal ọdún léyá ọjọ́ mẹ́rin ni 10th of Dhul Hijjah 11th 12th and 13th ló jẹ́ kí wọ́n tó bá pẹran léyá níjọ ọdún níjọ 10th o lè pa ní ìkan nínú àwọn ayyam at-tashrik lẹ́fẹ́ ayyamu tashrik ayyamu aklin wa shurubin wa farah àwọn ọjọ́ ọdún náà ni ẹgbà afẹ́ sí ń sọdún ní abẹ́ ni o a ń sọdún lọ ní o 10th 11th 13th so wọ́n ní pé súrọ̀ ìsọ̀kalẹ̀ ní àárín yóò mọ̀ jẹ́jọ́ 12 of the Hijjah ní sura ìsọ̀kalẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní fa'urifa fa'arafa annahu alwada' ṣe rí sura yìí ṣe ń pé sura yìí wọ́n ní àdífì kan bẹ ipe Umar bin al-Khattab radiyallahu anhu ọmọ Ibn Abbas ọmọ ń mú Ibn Abbas wípé àwọn ọmọ ń gbé gagagba Ibn, Ibn Abbas Ibn Abbas àwọn sọ́rọ̀ wọn sọ́rọ̀ ìpa Ibn Abbas pé kí ló dé ah okay onílà ń bèèrè kwẹ́ṣẹ̀ kọlọ́wọ́ yìí ìdájá ànásùrùlọ́ ìwàlfàtíwù kí lẹ́gbọ́ yìí bí sórọ̀ ọmọ ni ah kí ni martin islam ṣọ́wọ́n bí àbí ẹbà mọ́ ìdájá ànásùrùlọ́ ìwàlfàtíwù kí lẹ́gbọ́ yìí bí sórọ̀ yìí ẹ̀yin ìdájá ànásùrùlọ́ ẹ̀yìn tí násùrù bá ti dé àti fatihu ìtẹ́gbọ́ yìí náà ah show me that sin show me that sin kò yẹ ká fún ọ̀dọ̀ mo máa ń fẹ́ sáré wo kíníkà sáré láti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ afọ̀ndẹ̀kíkà Naam ó ní yìí báyìí wọ́n ní kọ̀dọ̀rọ̀wà al-Bukhari mo fẹ́ mọ́mọ̀ ka hadith ẹ̀kí nǹkan láàrù rẹ̀ ni ó mọ́ wù mí kí nǹkan nǹkan nínú tírà ju kí nǹkan máa tó bá wà ń tó sí Naam ó ní pé wọ́n Sahih bukhari wọ́n an Ibn Abbas radiyallahu anhuma wọ́n gba ìgbàlátọ̀dọ̀ Ibn Abbas wípé kana Umar yudkhiluni ma'a ashiyakh Badr Ibn Abbas ọmọ kékeré ni wọ́n ni Umar wọ́n ma ń máwọn wọlé tọ̀ àwọn mashayikh àwọn tó pé wọ́n jagun Badr oye báyà bí àwọn àgbàlagbà fàkà anna ba'dahum wajada fi nafsihi bí pàdé mi wọ́n rí pé ah, ọmọdé ò lẹ́ mú wá sí majlis wa kó àmọ̀ jòkó ẹ̀mọ̀ bí pé ah ta iwó lélẹ̀ kéṣẹ́kẹ́ bí i fojú kéré yẹn bọ̀ nọ́mbì pé ah, ọmọ yí kéré faqal ó wá ní lima tudkhil hadha ma'ana wa lana abna'u mithluhu ló tó mú Ibn Abbas wọlé tọ̀ wá àwágán láwọn ọmọ bí Ibn Abbas tí wọ́n mú tó bẹ̀ kan wọnú rubí faqala Umar Umar wá ní innahu min haythu alimtum ẹn fàdá family annabi ni sallallahu alaihi wasallam fadaa dhata yawmin fa adkhalahu ma'ahum wọ́n wá pè Umar ibn Abbas jọ kan wọlé tọ̀ àwọn mashayikhi ẹmà wùn wọ́n ni fama ru'itu annahu da'ani yawma idhin illa liyuriyahum qala ma taquluna fi qawlihi ta'ala wọ́n ni rí ó dán pé ibn Umar mọ́ mọ́ wọlé kó kí lè rẹ̀sà nípa idha jaa nasrullahi wal fathu sóòrọ̀ tá ń ká lọ́wọ́ faqala ba'dhum àwọn kan wọ́n sọ wípé umirna nahmadullaha wa nastaghfiruhu idha nusirna wa futiha alayna lóòtọ́ ni àbẹ́ẹ̀kọ́ mẹ́nà àbẹ́ẹ̀kọ́ wọ́n ni in tán sọ fún wa pé tọ́lọ̀ وسكت بعضهم فلم يكن شيئا امين وتي اداك موسى كان فقال لي ابن عمر وان صفهم ابن عباس بي اكذاك تقول يا ابن عباس ابن عباس سنت كينو ابي سنبا سوره سنت وانا نسوني فقلت لا ابن عباس ني رارا سوره ان تو توكا بي بو ان تو مو ń bèèrè kon Umar fẹ́ jẹ́ orí ẹ̀ṣọ́ pé mọ́ kàn ń dédé mọ́mọ̀ yìí ibùdó ìmọ̀ mọ́ mú wọlé tọ̀yún ìtàrí pù fún iná tẹ̀fsírí ẹ̀lú àbí Ibn Abbas kí ló fẹ́sàn parí ní rárá kọl famatekul ọ̀dá kí ló fẹ́ sọ nísìn kúltù Ibn Abbas wá ní huwa ajalu rasulillahi sallallahu alaihi wasallam ikú annabi ni sura sallallahu ìwọ́n ni à ó yà wọ́n lẹ́nu pé à súrọ̀ ń sọ̀rọ̀ nípa pé ikú ànẹ́bì ti súnmọ́ iṣẹ́ ọ̀là ànẹ́bì wá sí wákìkì sí Islam Islam ti borí àbí ó ti borí kí ló túnkù mọ́ so bí súrọ̀ ṣe sọ̀kalẹ̀ ló jẹ́ pé irú àwọn èèyàn bí Abubakri àwọn ti sun ẹkún tí wọ́n níjọ́ tí súrọ̀ yìí sọ̀kalẹ̀ wọ́n ti gbọ́ yí pé eh subhan ànẹ́bì lọ́ọ̀ anábi lọ ìdájá anásùrùlọ́hí wàlfàtù wọ̀rọ̀ àìta náà yẹ̀dùkùlú na fi dínì láhí afúwájá ọwọ́ kíkàwò yẹ́ ti ń wọnú ẹ̀sìn pé wàwò yẹ́ sí wọnú ẹ̀sìn ṣe ìbáyà bí ìyẹn sọ̀rọ̀ nípa ikú àníbà Muhammad sallallahu alaihi wasallam ẹ فقال إذا جاء نصر الله والفتح وذلك علامة أجلك ìtumọ̀ ní kébí pé إذا جاء نصر الله والفتح ìwà náàbì tí násùrù bá ti dé àti fàtíhù ìtumọ̀ ní pé àsìkò pé kù rẹ̀ ti súnmọ́ náà ló fi jẹ́ pàdé bá Muhammad sallallahu alaihi wasallam ibi tí ó jẹ́ kó tó kílẹ̀ sí ni kẹrin sí karùn-ún lànẹ́bì tó kú àwọn tán jọ jẹ poison yẹn jù gbogbo wọn kú lójú ẹsẹ̀ ni wà lámí ẹmù ti nàbí sallallahu alaihi wasallam kò lè kú yóò jíṣẹ́ ohun tánà so bó tí wá jíṣẹ́ ohun tán bá yà bí ọ̀hẹ́ọ̀yá ó ti tó bá mọ́ bọ̀ wá bá ṣe bá subhanallah lókùtò subhanallah astagfirullah ẹwà àwọn ènìyàn sí máa ń palẹ̀ mọ́ dékú ṣe tí yàtọ̀ láàrin àwọn tó ti lọ àtàwátà kúlé nì bàbá mi ti dàgbà ó ti lé ní 70 years in tó tún kù ní tí tún fi inú rò náà ni wípé mo sì lè make ẹ̀ e. wọ́n ní Bill Gates wọ́n ló pé 60 something years kó tó dolówó láyé <laughs> ìwọ́n á jẹ́ Bill Gates conductor ni wọ́n àbí taxi so àwọn èyàn sì mọ́ ní àwọn àwọn àmà níyù àwọn kákàmọ́ false hopes ẹ̀yìn mo sì lè make it e, mo sì lè make it e. whereas ẹni tó bá nílà àkáì wallahi tó bá gbọ́n tọ́lọ̀n bá ṣàánú rẹ̀ láyé tó bá ti ń pé 30 years ètè mọ́ mọ́ra mọ̀ pé sàárè tí ẹ ti tún súnmọ́ ju anything lọ ó bá ti ń pé 30 years láyé o fasabbih bismi rabbika bihamdi rabbika wastaghfirhu innahu kana tawwaba fàkọ́lá Umar ma a'lamu minha illa ma taqul in tó sọ yìí lèmínà mọ́ nípa ayà yìí so bí mo fẹ́ lò ní ibẹ̀ ní ìṣẹ́ wọ́lọ́wọ́lá náà tayyib aji ka wọnú súrọ̀ yẹn kí n kàwọ̀ Imam Sa'di gẹ́bà ìsọ tafsir Sa'di lanka but o mọ̀ gbàgbé kí a wo àwọn fawaid kákàkiri wọ́n ni idha ja'a wọ́n ni fi hadhihi as-surati al بشارة وأمر لرسوله صلى الله عليه وسلم عند حصولها وني ṣẹ́rí nínú súrọ̀ yìí ń bẹ nínú rẹ̀ ìfúnni ní ìró ìdùnnú àti àṣẹ ìpaniláṣẹ fún ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tí nǹkan tí ń bẹ nínú súrọ̀ yìí bá ti ṣẹlẹ̀ wa isharatun wa tanbihun alama yatarattabu ala ìtọ́kasí àti ìpàkíyèsí lórí kí ni ó jẹyọ lórí bẹ́ẹ̀ ìyẹn náà ń bẹ nínú rẹ̀ wọ́n ní falbisharatu hiya albisharatu binasirillahi wa li rasulihi binasirillahi ṣẹ́rin tán pè ní bishara tán pè ní ìfúnni ní rúdùnú òun náà ni bishara wípé ọlọ́ọ̀bá ó fún ẹ̀sìn ànẹ́bì ní àgbéga wà fatuhu Makkah àti pé ànẹ́bì ó padà borí Makkah wàdùkúlù náà sì fi dínì láhì afwaja àti páwọn yóò máa wọnú ẹ̀sìn islam ní numbers tó pọ̀ gan tí èkín ṣe kékeré bí haithu yakunu kathirun minhum min ahlihi wa ansori ọ̀pọ̀lọpọ̀ nínú ara maka ọpa wọ́n before then ọ̀tá ànábì ni wọ́n sallallahu alayhi wa sallam ẹwù kamai ló jẹ́ pé

بعد أن كانوا من أعدائه وقد وقع هذا المبشر به إلي دي شلي وشلي أبي وشلي وشلي فانبو محمد صلى الله عليه وسلم وأما الأمر بعد حصول النصر والفتح ẹ wà rí kí wa yusabbihu bihamdihi

àgbéga àgbéga àgbéga ó máa bá ẹ̀sìn islam yìí lọ wa yazdadu inda husuli tasbih bihamdillah yóò tún wá máa lékún tí ẹ bá tún ṣe ń ṣe àfọmọ́ Ọlọ́run bá sí wastighfarihi min rasuli àti bá nàbí bá ṣe ń tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ sí fa inna hadha min ash-shukri wallahu yaqul la in shakartum la azidannakum Ọlọ́run sì sọ wípé tẹ́ bá dúpẹ́ fọ́lọ́wọ́ bá wú kí ní máa ṣe ìmọ̀ lékún fún yín ló jẹ́ pé tọ́lọ̀ bá ṣe fún ọ tó bá ń dúpẹ́ lórí ẹ̀ àlékún ló máa rí ولئن كفرتم إن عذابي لشديد وقد وجد ذلك في زمن الخلفاء الراشدين وبعدهم في هذه الأمة إلي لا تنسل لا يا خلفاء الراشدون àwọn àrólé àwọn tí Ọlọ́run bá ti fi mọ̀nà láti lẹ́yìn wọn nínú àlùmọ̀ yìí ó ní nínú àwọn nǹkan tó wà nínú tàn kẹlìbà mọ́ ibi tí izu Islam tó ní agbára dé àtàwọn mùsùlùmí láwọn ayé ìgbà kan nígbà táwọn èèyàn jẹ́ ni tí ma ń dúpẹ́ fọ́lọ́run tán sì ma ń sin lọ́wọ́ ọba wọ́n kí ọba kan ní bóyá ìkan nínú àwọn mamaliki ni bí a mamluki ni wọ́n bí ní ibn tashfin ibn tashfin ọba àwọn kírísítẹ́nì ń gbà kan ní láwọn roman empire ó tún kọ́nkọ́ àwọn ìlú tó pọ̀ ó ní ọmọ ogun tán bá fẹ́ wọ 800,000 ó wá ń sọ ọjọ́ kan pé ó ní a ti bá gbogbo ọmọ ogun ayé tán ó ní pẹ̀lú ọmọ ogun mi yìí o kódà tẹ́bà ikẹ́ bí a ká lọ bá màláíkà jàgẹ́ ní ìtún rìnà màláíkà ọmọgun ó pé eh wọ ọmọgun mẹ́sẹ̀ pọ̀ tó kò sílù tó lè wí níwá mọ́ wọ́n kódà bá lọ sí mọ̀rà màláíkà à ń jà lọ ní o other side of the sea tí n bá rí àwọn ọkọ̀ ojú omi tí ń fi kọ́ ọmọgun mukminin ètò jẹ́ khalifatul muslimin ẹmọ tó ṣe ni bó ṣe kọ lẹ́tà sí ni ó wà lè kọ lẹ́tà sí pé ìwọ lágbájá lágbájá lágbájá agbọ́n tó sọ má wọ́rì nípa pẹ́kọ̀ wọ́kọ̀ ojú omi àwọn ọkọ̀ ojú omi wá báwọ̀ mọ́dàmú mọ́lọ́sà wọ́wọ́ sàlámọ́ wọ́kọ̀ ojú omi kí mọ́ wọ́rì àwa ń bọ̀ ṣe bí ọkọ̀ ojú wọ́n sì kọ́ wọ́n ní òun mo fọ́njọ́ mẹ́ta kò fi kọ́kọ̀ ìjẹ padà àbúkò sọ́pọ̀ ránṣẹ́ pò ti gba Islam ọjọ́ mẹ́ta pẹ́rẹ mọ́ fún ọ wà yí láfà sẹ́if ó dẹ̀ ẹjọ́ kẹta báyìí wọ́n sì kọ́kọ̀ ju omi ìṣó wà lẹ́rìnsẹ̀ lọ fàhúsì mẹ́jẹ́ ìṣòro wọ́n borí ọmọ ogun rẹ̀ wà láìka nínú àwọn eh, generals mùsùlùmí gbà yẹn wọ́n ja ogun ja ogun débi pé wọ́n padà débi odò bí Atlantic bí tó súnmọ́ tẹ́ náà nìyẹn a ní pé wọ́lọ́ ìtì pàwọn ẹni sọ pé tàbí márùn pàwọn òjú lẹ́yìn bí a sì gorí odò a sì máa lọ a gorí odò rẹ̀ a ń lọ nìyẹn sẹ́ pé olú lẹ́yìn bí Roman Empire ti exist fún 1000 years thousands of years náà control Khalid minid Walid sì wo láàrin ọdún mẹ́rin ní ogun tí ó ju 15 lọ Persian Empire wọ́n ti exist fún thousands of years wọ́n sì wó wọn láàrin ọdún mẹ́rin boom lógun bí i 12 péré nígbà tó yá àwọn world power méjì wọ́n bá tún pàdé àpòpọ̀ gbàtà ti fẹ́ pàyẹ wọn tán wọ́n tún wájọ papọ̀ wọ́n rí bí sàbí 200,000 jọ wọ́n tún wí ní wọn mọ́lẹ̀ lamma kana al muslimun fil haqiqati yashkuruna rabbahum wa ya'buduna rabbahum nígbà tá ń sọ yìí kìí ṣe rúùsìn ó gbọ́ rúùsìn àwọn mùsùlùmí bìlì fàyè ti change ẹmọ̀ nǹkan ti change ní àtẹnikẹjọ ń sọ̀rọ̀ rẹ̀ lè bó rẹ̀ ni ah, ayé gbàyé ti change ẹ̀ ọ̀dẹ̀ <laughs> àwọn yóò sì mọ́ sórí kí ọlẹ́ wọn wá ní sọ̀rọ̀ fún change tẹ́yìn náà sì fẹ́yìn ti change nígbà báyé ṣe wà ń gbà ń sọ̀rọ̀ fáwọn mùsùlùmí àbí change ń sọ̀rọ̀ lè wọn wá mẹ́lẹ́ ni àrẹ́ṣẹ́ ni ẹ̀tí reality bá yìn àrí so ní pé kí ní ọmọ yes dad yes dad yes dad yes dad ah nígbà yẹn eh, ní tẹ́mù Muawiya Muawiya ní kọ́kọ́ ja ogun orí odò naval war aná kọjá wọ deep inside the Roman Byzantine Empire àwọn bíta àwọn wọlé wọn tún wọlé lọ tẹ́yẹn Constantinople òun ni capital Eastern Byzantine Empire Constantinople ibẹ̀ ni ìkanú àwọn sọ̀hábà mi ìrìnàjò kọrẹ̀ bí wọ́n lù ẹ̀ ibẹ̀ lọ́kú sí ibi tán lẹ́yìn àwọn sọ̀hábà ni wọ́n ti dé deep àárín gbòngbò Roman Empire wọ́n ti dé bíbẹ̀ pé aláwòsẹ̀ ní òwò Islam ló borí Islam sì borí Islam wá continue bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ti Andalus nígbà táwọn Mùsùlùmí tán ráwọn jésù lọ sí ibẹ̀ láàrin ọdún mélòó ìṣẹ́jú mélòó pín wọ́n Andalus islam sì rule gbogbo spain fún 800 years tó gbọ́ kọ̀yàn kọ̀gbọ́gbà tó ń bọ́ nìsìn sí bí kúrútùbù ní ẹ̀nà mọ́mùlù kúrútùbí gbogbo àwọn ibùn abdul bari tó kọ̀tẹ̀ méjì gbogbo àwọn àfáà yìí spain ni wọ́n náà yahya bin yahya anisaburi náà rọwà túnmọ́ àtọ́mọ́lik àwọn ará anisaburi àwọn ará kínábì spain ni wọ́n àwọn ará Spain àwọn ará gbogbo àwọn ìlú Spain tó rílé ní àwọn kọlágbá náà change so Islam rule completely nígbà tó wáyá tó di pé Islam ti ń jẹun gangan lódodo ó di pé àwọn èèyàn ò bẹ́ẹ̀ mọ́ àwọn oníbídíà bẹ̀rẹ̀ sí ní máa dá eh, because sharing tó ń fún wa ní winning ó ní pé there is a way we are thinking ó yẹ báyìí àbí there is a way we are thinking that thinking láwọn kèfèé gbàdáwọ̀ pé òkè àlè báyìí ìjà abúdó change thinking yìí kí ni thinking yẹn wọ́n pé innal hayata qalilatun ladhatuha mali walid-dunya kí láyé kí ló wà ní ayé walaysat hadhihi ad-dunya bi shay'in suka hubatan wa tasuru waqta وضايتها إذا فكرت فيها كسيك أو كحلمك إذ حلمت سجنت بها وأنت لها محب فكيف تحب ما فيه سجنت فتطعمك الطعام وعن قريب ستطعم منك ما فيه طعمت سترى بها ثيابا وتكسى إن ملابس خلاتا وتكسى إن ملابس خلاتا àwọn àbíyàtì ó ti kó lọ́kàn mùsùlùmí lé ní ayé internet vision hubu dunia

lil islam wal muslimin la mahala insha Allah kuwa ń bọ̀ wá padà ẹ̀wọ́ rẹ̀ kuwa ń bọ̀ kẹsẹ̀ dẹ̀ kójú ojú ayé tiwa o lè mọ́jẹ̀ táìmù tiwa o lè jẹ́ táìmù àwọn ọmọ wa àbáwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wọn in ta mọ̀ ní pé alkuwatu wal izza satarudu insha Allah lil islam wal muslimin walillahi al izzatu wal rasulihi walil mu'minin ولكن المنافقين لا يعلمون ṣe ma yà bí so on bó ṣe jẹ́ ní túnmẹ̀ ní pé àwọn mú ẹgbẹ́ ẹwọ́ tẹ́mà àwọn khulafa'ur rashidun ẹ wò bí ìsìláàmù ẹ wò bá mùsùlùmí ṣe ń borí gbogbo nǹkan lọ kí ni dí yashkuruna Allah wa qad wujida dhalika fi zamani l-khulafa'ir rashidina wa ba'dahum fi hadhihi l-umma lam yazal nasrullahi lam yazal nasrullahi mustamiran ìrànlọ́wọ́ Ọlọ́run ò yẹ kò gbò ní nǹkan tó ṣe pé ń tẹ̀síwájú ṣe ìbáyìn àjú ní táìmù al-Khalifatul al-Abbasi Harun al-Rashid Harun al-Rashid ọgbàjúmọ̀ ní àwọn àwọn khulafa tó pé wọ́n gbìyànjú dáadáa lórí súnnà dáadáa ní ìbáyìn àjú ní táìmù wọn nítorí àwọn kíní àwọn róòmù sí ń sẹ́kù bọ̀ wọ́n ti wíkín wọn wọ́n dẹ̀ ti wó àwọn wọ́n ti gbá ọkùnrin àwọn dọ́là wọn gbogbo Egypt Syria Iraq àwọn náà kọ̀ntú rẹ̀ tẹ́lẹ̀ gbogbo North Africa Libya bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ àwọn mùsùlùmí gba everything àwọn mùsùlùmí dẹ̀ ó dẹ̀ dìlú mùsùlùmí ìkanú ọba wọ́n wá fọba àkan jẹ́ wọ́n wá kọ lẹ́tà sí kan sí Haruna Rashid ike kíní kan àwọn owó kan wà tọ́ba àná tó kó wá ní tó kó bìnrin ni sẹ̀fíhà sí ni tó wóhun ìwà Harun Rashid kó wá fún mi padà ní ìsìn báyìí ó ní ìlà nefkor kẹlìbì Rome lẹ́tà tó kọ sínú mọ́kọ lẹ́tà sí wọ nefkor ajá Rome in tó ní kí n ṣe yìí sórí tó wá ṣe yìí o nítorí tó wá ṣe yìí o jizia ọgọ̀rọ̀ ma san jizia tàbí wá bí ẹ̀dà tó bá ti kò ní pẹ́ kí ní òṣìṣẹ́ kò ìsìn làmọ́ fásitì kò sófò kí ń pẹ́ ṣe tó fẹ́ ọjọ́ mẹ́ta láfọ́ ọjọ́ mẹ́ta náà ni èwo ló fẹ́ ṣe lè ní tọ́jẹ́ ló fẹ́ náà bẹ́ẹ̀ ni àwọn fẹ́ kún tí wọ́n ni ní tó mọ́ ń sọ fún ọ̀nà kí ní ẹmọ́ ń dé ògbọ́n gẹ pé ẹ pé kèfèrí sí ní ayé mú lẹ́nu wọn gan àwọn ni pé sẹ́ráwọ̀ tẹ́mìkọ́ wáyé tẹ́mìkọ́ wá bá ọjà yìí àwọn nífẹ̀ẹ́ kú bí ọ̀sẹ̀ nífẹ̀ẹ́ ayé yẹn ni ah wèrè lẹ́kọ́ afghanistan àwọn náà bẹ́ fi ayé ṣe tó lẹ́yìn ẹmí àwọn so bẹ́ mi ṣe nífẹ̀ẹ́ ayé tó tó yìí wọ̀tún ìbúnà lè máa lá kó bànjàmà so bẹ́ẹ̀lẹ̀ yìí ṣe nífẹ̀ẹ́ pé ah, aláwọn mọ́ sọ pé ajidu ẹ̀kínàgbẹ̀ eh, ajidu rí aljanna min haula wọ́n lọ bá ń jà ó bẹ̀bẹ̀ ní pé ó yá ìmọ̀sà jízíà níbi ogun Yarmouk Ikrima bin abijahal. Jahal ẹ̀kọ́ padà gba Islam ó wá ń sọ fún ọ ní pé man yubayiru ní alal maut torúbẹ̀ wọ́n ti ń gẹ́jà musulmi bọ̀ ẹ imagine 30,000 men náà lọ fi bá 100,000 jà man yubayiru ní àwọn yẹn tí wọ́n ojúbá yẹn kọ́kọ́ retreat àwọn lẹ́yìn retreat sí flank àwọn kùfàrí ó fẹ́ kírètì ihò ó fẹ́ break rank wọn tẹ́lẹ̀ bá lè break rank wọn yóò ṣì fáwọn jùlẹ̀ fáwọn musulmi láti fi bí wọlé torí ó ní bá ṣe máa ń jagun ó dẹ̀ láwọn formations ó ní bá ṣe máa ń tó àwọn so that ẹ gbọ́dọ̀ jẹ́ kí àlàfo wà àjẹ́bẹ̀ àwọ̀ tó wọlé mẹ́ ikí man yóò bá yíò ní alal maut àbí mélòó kankan bá yá rẹ̀ ni fàdákọlú fi wọ́sàtìlì kùn wọ́n rọ àrin wọn tẹ́yẹnyẹn wọ́n bá ọgbẹ́ bí 80 lára mínú wọn bí kan 80 places tán bá ń kà báyìí tán ibi tán ti gún sáàgé bí more than 80 tán bá lára mi wọ́n sọ pé wọ́lẹ́ pé inni ajidu riha aljanna min hahuna wọ́lẹ́ mọ́ ń gbóhun aljanna lọ́nà bí sẹ́ ibi tẹ́mi wò yóò wọ́lẹ́ kò sí dáhùn kìtẹ̀ fífẹ́ lójú bẹ́ẹ̀ni ó ní pé ṣẹ́rí àìwá bẹ́ẹ̀rù kú yẹn ṣẹ́rí sánà kú sẹ́gbẹ̀rẹ̀ kú náà sórí o ọkàdà kú náà ní fa'inna al-mawta alladhi tafirruna minhu fa'innahu mulaqikum lọ́lọ́sọ ikú tó ń bẹ̀rùn ọkàdà wá kú ẹlùmí wá kú bí ewúrẹ́ so ikú àfẹ́kù àfẹ́kù sáà mọ́kú lórí ojúmọ́ báyìí in kú lórí ìzì ó bẹ́ta jù kíyàn mọ́ lórí zílù lọ mẹ́fẹ́ mọ́ sọ pé fi ọ̀rọ̀ khayrun minhu fi al-ajaz a wa duhur ó ní kan gúnyàn lọ́rùn ọ̀blọ́rùn bí ìkan nínú àwọn ọba lágbà before ní time jàìríyà ní tó fi ṣàjá àwọn èèyàn rẹ̀ ní ẹ ó ní sọrí wọ̀ta bá rí tán gúnmi bí ó pẹ́lá kan gúnmi lẹ́yìn lọ so tó bá gúnmi bí ó súnmọ̀ pé mo fèsì àwọn <laughs> tó ti pé wọn pọ̀ tó àwọn wọn win wọn dẹ̀fà so nígbà yẹn kí ní ẹwà create fear sáwọn kò gbé sọ́rọ̀ àwọn mùsùlùmí tó bá ti di ẹ̀sìn wọn ò sí touch ẹwọ́n tó tó wá fọ́nì ni wọ́n tó wá rí pé àwọn mùsùlùmí ẹni rẹ̀ pọ́nbílì ni wọ́n ẹni rẹ̀ nígbàtí Salahuddin al-Ayyubi nígbà Christian ó wá sọ fún pé ìgbà tó kọ́kọ́ tí submit tẹ́kàdà gbà pé tọ́ àjùpájù sẹ́lẹ̀ wọ́n ni pé wọ́n òun ṣùgbọ́n ilẹ̀ kan ma lọ ẹni tó jẹ́ olórí àwọn tó jẹ́ gọ́ọ̀nà Jerusalem gbà ẹ̀ tán wí nìyẹn wọ́n sọ pé ah ìgbà táwa gbà lọ́wọ́ yín jò ní apá gbogbo yín dànù nífa ó ní àwọn yìí sí ẹ̀yìn náà ẹ̀yìn nù àwọn yìí sí ẹ̀yìn ìgbà táwa gbà Jerusalem gbà wọ́n pa gbogbo àwọn mùsùlùmí tó wà nù rẹ̀ àtọmọ ẹni àní ẹsẹ̀ dé ojúgun ẹsẹ̀ dé ní sùsáàkì àwọn èèyàn ní sùsáàkì nínú bẹ́ẹ̀tù nínú bẹ́ẹ̀tù lẹ̀ makidis gẹ̀gẹ́ nínú mọ́sálásí gẹ̀gẹ́ tẹba tẹ́sẹ̀ bọ́bẹ̀ ẹ̀jẹ̀ ó dé ẹsẹ̀ rẹ̀ òkú kúnnù bẹ̀ báyìí ni wọ́n pa gbogbo tí mímbẹ̀ ni láwọn christian àwọn crusaders so gbogbo wọ́n mọ̀ yí pé ṣẹ́rí islam kí ní kẹrin dáadáa ní pé sọ́rẹ́sìn àwọn òfẹ̀sìn bẹ́nibọ̀dì ṣeré ẹ̀sìn yẹn wọ́lọ́yà fi bẹ́nibọ̀dì ṣeré nǹkan yóò kù kọ́dà lè drop ẹ̀fọ́ pé mọ́ọ̀rí sọ́rẹ́sìn kò ṣe drop kìíní ẹ̀ làwọn mùsùlùmí ọ̀wà gbà mọ́lẹ̀ ní àwọn ń bá kọ́ọ̀dù sí àwọn wẹ́yìn àwọn wẹ́yìn ẹ dákun àwọn kìfèrí tán bẹ̀rù mùsùlùmí lánàá wọ́n adìpá mùsùlùmí lè ní ẹwà ní ojú ọ̀nà kìfèrí lẹ́mọ̀rin lẹ́fìrin àwọn kìfèrí ojú ọ̀nà tó ipá àwọn mùsùlùmí àná ń bájá òun lẹ̀yìn wọ́n ń alhamdulillah pẹ̀lú pé ìgbìyànjú pé àwọn àfáàtajà àfáàsún náà sí láwọn àfáàsún tí wọn ò gbàtànjẹ́ tí wọn ò tẹ̀lé owó wọn ò tẹ̀lé popularity wọn ò tẹ̀lé pò wọn ò tẹ̀lé ma baddalu wa ma ghayyaru àmì alákọ̀ọ́bá fún ní sabat àwọn tó ti sọnù àmì ọlọ́nkọ́ fọ́nà mọ́ wọn wípé wọ́n ń dúró láti máa ṣàlàyé òdodo lọ pé òdodo ṣe rí as time goes on àwọn yóò gbódodo yé Islam padà sí level izza léè tó ṣe kíni hatta wasala al-islam ila ma lam yasil ilayhi dinun min al-adyan islam ò dé bí tó ṣe pé ẹ̀sìn kankan ò dé bẹ̀ láyé wa dakhala fihi ma lam yadkhul fi ghayri àwọn yẹn wọnú islam àwọn tí wọ́n wọnú àwọn ẹ̀sìn míì hatta hadatha min al-ummati min mukhalafati amri llahi ma hadath lẹ́yìn ìgbà yẹn ló wá di pé ká máa takọ̀ àṣẹ Ọlọ́run ló wá di pé bẹ̀rẹ̀ sí ní fabtalahumullahu bi tafarruqil kalima Ọlọ́run wá pẹ̀lú pé kí ká pín ẹlẹ́ẹ̀lẹ́ wa tashattutil amr kí gbogbo á fọ́ kákàkiri fa hasala ma hasal in tó ṣẹlẹ̀ wá sí kí ni ó wá ṣẹlẹ̀ wa ma hadha tó ti bẹ́ẹ̀ falhadi il ummati wa hadha din min rahmatillahi wa lutfihi ma la yakhtur bil bal aw yaduru fil khayal tó ti bẹ́ẹ̀ tó ti pé bó ṣe wá ṣẹlẹ̀ ẹ̀nà ó tún wá ṣẹ́kù fún ìsìláàmù yìí àwọn orin tó sì lágbára fún àwa mùsùlùmí náà وأما الإشارة الثانية فهي الإشارة إلى أن أجل رسول الله صلى الله عليه وسلم قد قرب ودنا ìtọ́ka sí ẹlẹ́ẹ̀kejì ní pé ikú ànẹ́bì ti ṣe kí ni ó ti sún mọ́ wàwájú dhalika anna imrahu imrun fadilun aksama Allahu bi èdí ní pé ọjọ́ orí ànẹ́bì ọjọ́ orí tó lọ́lá ní kọ́dọ̀ Ọlọ́run tó fi búra wa qad ahada anna al-umura al-fadila la takhtum bil istighfar kas-salat wal hajj tẹ́kùtùm afọ̀n bílé istigfar kàsọ̀láàtí wal hajji wa ghayri dhalik gbogbo tó bá ìsì lọ́lá ní istigfar ní mẹ́fẹ́ ń parí gẹ́gẹ́ bí ìrun gẹ́gẹ́ bí hajji fa amrullahi li rasulihi bilhamd wal istigfar fi hadhihi alhal isharatun anna ajalahu qad intaha ṣàwárí ìpànẹ́bì láṣẹ bọ́lọ̀ṣẹ́ ń pànẹ́bì láṣẹ sallallahu ìtọ́ka lọ síbi pé àsìkò rẹ̀ ti ń súnmọ́ nìyẹn kí nìdí àwọn tó bá ti jáwọn nǹkan ọlọ́lábàun istigfaru ní mọ́ sí kíni ní mọ́ ń parí ẹ̀ ọlọ́wà ní ó yá mọ́ ṣe istigfaru báyìí ìtumọ̀ pé tẹ́mù so ìtumọ̀ ní pé àsìkò kó ànẹ́bì ti ń súnmọ́ kánibà máa ṣe nǹkan tó ṣe pé òun náà ni ó lọ́lájú fàkánà sallallahu alaihi wasallam yata'awwalu al-Qur'an wa yaqulu dhalika fi salatihi anẹ́bìdẹ̀ ni wọ́n ma lùn tó wà ní Qur'an wọ́n dẹ̀ ma ń sọ níbi allahumma wa bihamdik allahumma ghfirli anẹ́bì pọ̀ lẹ́ni tí ma ń sọ ní sujúdì àti ruku'i pé allahumma gfirili Allah bá foríjì mi so ibi ni a ti jó fún insha Allah àmì allah subhanahu wa ta'ala kò fi agbóyí ẹsìfẹ́ nìkọ̀ọ́kọ́ wa هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك إقوى إن شاء الله لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته